إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها <clears throat> وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ ọba nìkan ṣoṣo ni ọlọ́wọ́ ọba lẹ́yìn àwa ìrànlọ́wọ́ rẹ̀ àwa àforíjì rẹ̀ àwa ìsọ́dí ọlọ́wọ́ ọba níbi aburú ẹ̀mí wa àti aburú àwọn ṣẹ́ wa dájúdájú ẹni tí Ọlọ́run wa subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà kò sẹ́ni kan tó lè ṣì ẹni bẹ́ẹ̀ lọ́nà o ẹni tọ́lọ́run wa subhanahu wa ta'ala bá sì ṣì lọ́nà kò sẹ́ni tí ó tọ́ sọ́nà mo ń jẹ́rìí pé kò sí nǹkan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run bá Allah ní jíṣẹ́ ọlọ́wọ́ bá ń pè wá nínú al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá ní mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ̀páyà ọlọ́wọ́ bá ní pàápàá ìpáyà ọlọ́wọ́ bá ẹ̀ sì gbọ́dọ̀ fi ayé ìsílẹ̀ àfikẹ́ ti jẹ́ mùsùlùmí o ọlọ́wọ́ ni mo pọ̀ gbogbo ẹ̀yẹn mẹ́niyàn pátápátá ẹ̀páyà olúwa yín tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo tí ń

àdádálẹ̀ ní gbogbo tuntun nǹkan tuntun tuntun nínú ẹ̀sìn Ọlọ́run bá tí ò sí láyé Ànábì sallallahu alaihi wasallam gbogbo àdádálẹ̀ anu ni anu sì rẹ̀ ma ń sọ́yàn dèrò náà ni Ibadallah ẹ jẹ́ ká páyà Ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ jẹ́ ká páyà Ọlọ́run bá ká ma wá ìlànà Islamu níbi gbogbo nǹkan tí Ọlọ́run bá subhanahu wa ta'ala bá sọ ó kéré ni ó tóbi ni gbogbo tí bá ń ṣẹlẹ̀ sí wa ká máa wá ìlànà kí lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ sí kí ni islamu fẹ́ ká ṣe níbẹ̀ torí pé ibadallah gbogbo èsì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ti sọ kalẹ̀ fún wa gbogbo tí ó máa ṣẹlẹ̀ nínú gbésí ayé wa ẹ̀sìn islamu ti Ibadallah nípa àlá àwọn èèyàn ṣìnà ṣètọ́nù sì sí àwọn èèyàn lọ́nà látara àlá Allah bá subhanahu wa ta'ala ó sì jẹ́ kí ipò àlá kó hàn sí wa nínú Islam ní pé in tó ṣe pàtàkì ni ní pé kódà ìkan nínú àwọn ìjẹ́ annabi ọlọ́wọ́ ni tọ́lọ́wọ́ ma ń jogún fáwọn annabi rẹ̀ lára àwọn gẹ́gẹ́ bí annabi wa muhammad sallallahu alaihi wasallam ní pé aláwo ní pé juz'un ní pé ìpínkani nínú 42 juz'u ìjẹ́ annabi ọlọ́run ọba so annabi sallallahu alaihi wasallam ṣàlàyé rẹ̀ fún wa ní pé ìpínkani so kódà yalla wa aisha radiyallahu anha ó ṣàlàyé ní pé nígbàtí wahyi kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ń sọ̀kalẹ̀ fún annabi sallallahu alaihi wasallam arú'uya as-sadiqah annabi kọ́kọ́ ma láwọn àlá tó jẹ́ àlá òdodo òun ló kọ́kọ́ fi bẹ̀rẹ̀ fún annabi sallallahu alaihi wasallam ẹwà annabi ibrahim alaihi salam náà ìdàtí annabi ibrahim tó sọ fún ọmọ فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى so nígbàtí anábi Ibrahim tọ́mọ rẹ̀ dàgbà ó ní à mo rí ọlójú oòrùn kìí sì mo rí mo rí nǹkan báyìí báyìí báyìí bákan náà nábíwa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá ti fi hàn lójú oòrùn pé yóò wọ Makkah لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين الله سبحانه وتعالى ó jẹ́ kí rúíyá in tá nàbí sallallahu alaihi wasallam rí kó jẹ́ òdodo so ipò tó ipò tó tó tóbi ni nínú Islam ló wà ṣùgbọ́n yẹn gbọ́dọ̀ gbọ́ yé pé àwọn ti nípò tó tóbi ni kí àwọn alọ́mọ́ bá kìníkà alálàá kìní kan alálà awàlá onímàlá alágbọ́yàlá gbogbo ránran táwọn èèyàn fi ń jẹun lókọ ẹ̀sìn àbí tán fi ń dí àwọn èèyàn kó níbi ẹ̀sìn Ọlọ́run bá subhanahu wa ta'ala ẹlòmí omi lòun wò yóò kàn san ojú rẹ̀ sínú omi ni tó bá ti san ojú tán sínú omi báyìí yóò wá pòpọ̀ láti pọ̀pọ̀ yóò lóhun orí tó ṣẹlẹ̀ sí olójú àlá àwọn orí alátẹ́lá ah, dẹ́rùbà yà bí tí ó bá dẹ́rùbà kò ní wà ṣùgbọ́n gbọ́n àrékèrèkè so kátó rí tọ̀húnà ma ká fún pé kódà ń rí rí àníyà yà òun níṣẹ́ so gbogbo oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ so ibadallah èyàn gbúdọ̀ mọ̀ bó o ní ṣètọ́ ní òsè ní fi làákà èyàn séré torí wallahi àwọn èyàn dẹlẹ́bọ látara àláfà látara àlá àwọn èyàn sì di ẹlẹ́bọ látara àlá àwọn èyàn wọ́n sì di ẹlẹ́bọ wọ́n sì fi ẹ̀sìn Ìsìláàmù lẹ̀ wọ́n sì ń rò pé mùsùlùmí làwọn ìntán nabi wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ó ti ṣàlàyé fún wa gbogbo ruwa látẹ́mọ̀ lá gbogbo tẹ́mọ̀ ṣe sí annabi sallallahu alaihi wasallam ti ṣàlàyé annabi sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa pé ìran alámẹ́ta náà ni arru'iya thalatha hadithi yin bẹnu sahihi muslim annabi sallallahu alaihi wasallam sọ pé ìran alátáwọn èèyàn ma lá ìran mẹ́ta náà ni wọ́n ni as-salihah wọ́n ní ẹ̀rálà dáadáa bushra min Allah eléyìí ìròyìn dáadáa ni látọ̀dọ̀ Ọlọ́run Ọba ìròyìn dáadáa ni àwọn aládáadáa tí yíò lá òun lálà pé òun wà aljanna òun lálà pé òun wà aljanna so irú ẹni bẹ́ẹ̀ yóò wà múra síṣẹ́ pé á aláìgbódòsẹ́ àbúhun òun fẹ́ kú báyìí òun wá ń ṣe ṣàhádà òun tó wá ń ṣe wà sí fáwọn èèyàn tó wà láyìíká wọn àrúyà as-saliha so àbótí ẹ̀ lálá náà ni pé òun wá dọlọ́rọ̀ ńlá òun wá náwó sójú ọ̀nà tọ́lọ́wọ́ bá òun dọlọ́rọ̀ ńlá òun wá náà sójú ọ̀nà tọ́lọ́wọ́ bá kìtí ṣe rúyà as-saliha ó lè ṣe pé owó òun gan ni ó parun anábi sallallahu alaihi wasallam sọ pé wa ru'ya tahzinun min ash-shaytan in bẹnu àlá tí yíò máa lá ọ̀ṣọ́ ni látọ̀dọ̀ shaytan in bẹnu àwọn àlá shaytan ló gbé wá láti máa fi bá àwọn ọmọ annabi adam láti máa fi bá wọn nú jẹ́ máa kó àìbalẹ̀ ọkàn máa kó bá wọn ṣetán ó kàn wá ní ẹmà ṣetán ó lè wò pé ah, eléyìí ọkàn ọkùnrin eléyìí ilé obìnrin náà lòun lọ bá so bí ó ṣe yọ sí iye oúnjẹ tó lọ́mọ so bí ó ṣe yọ sí lójú oorun yóò wá fi àwọn nǹkan burúkú yóò wá fi hàn oníwájí ọmọ bẹ̀rù pé àà ah, aláburúkú lòun lálò ní irú ìmọ̀wó lélé ìbáyìí kọ́lọ̀n tún wá ṣe nígbà tí bá tún kọjá lọ kálàntakùn kúnnà tọ́lọ kóhun ká lọ takùn sásìkò náà ah, so gbogbo kíní yóò sì nútùmà gbogbo kíní àtàlàntakùn ní èyí àtàlá tó lá ní annabi sallallahu alaihi wasallam ti sàlàyé bí ó bóò ní ó ti ṣe so in bẹnu àwọn àlá tí a máa ń lá látọ̀dọ̀ ṣètọ́nù àbáwọn nínú àwọn àlá tí a máa ń náà ni àwọn àlá tó ṣe pé kò pọ́síbù kò pọ́síbù so bí nísìn kéèyàn lára pé orí yọ orí kò lára ìwọ̀n lè so ilé ìṣẹ̀lẹ̀ láyé annabi sallallahu alaihi wasallam bákanáà ìran alákẹta òun ni wà rú'íyà mímá yuhaddithu al-mar'u nafsah ìran alákẹta ni àlá tó ṣe pé ẹ̀mí gangan in tó bá kún in tó bá kọ́kàn in tó kọ́kàn lẹ́yìn mọ̀ rínú àlá bóyá ni tẹ́bí pàá pàá tí ó bá lálàbá yóò kàn máa lálà ìran oúnjẹ ìran oúnjẹ tí ò rírí gan báyá àwọn oúnjẹ ìlú India oríṣiríṣi yóò kàn máa lá lójú so Ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yá pé in bẹnu àlá tó ṣe pé ẹ̀mí in tẹ́mi bá kún fún sanabi wá fa in ra'a ahadukun, tí kankan ibari ma yakro in tó bá kórìíra ẹ máa gbọ́ o Ànábì sallallahu alaihi wasallam ní tí kankan nù yín tẹ́yìn obìnrin ẹ̀yin ọkùnrin ni ẹ̀yin ìyá ni ẹ̀yin ọmọge ni bẹ́ẹ̀ bá rí nínú àlá yín tẹ́ kórìíra má lọ bá alágbọ́yé olómi aláwò Ànábì ní faliyakum Ànábì ní tó bá ti wá lálàá burúkú àlá tó dẹ́rùbọ̀ ọ̀hún sáré dìde fàlìyòsọ́lì wá kírun wà láyò hadith bí hannas ó gbọ́dọ̀ sọ fẹ́ni kankan alátó oríhun kí yanraka sí yanraka méjì sí kó wá bẹ̀lọ́un kó wá má fẹ́ni kankan so ṣe rí ìyàn ní ma ń fọwọ́ ara rẹ̀ fàwọ́ anábi ti fún wa solution torí tó bá ti sọ fẹ́ni kankan ṣe ìtọ́nù ò ní lè máa kó nǹkan sí ọlọ́kàn mẹ́ ẹni tó bá fẹ́ alẹ́ tó wáyé pé aburú ní kọ́ tó bá yẹ pá burú ni anábi ó ti sọ fún ọ pé à ah, aburú tí ó bá ṣe ọ́ ó ma gba sígínà nú àlá o anábi sallallahu fàbúṣọ́rọ́ min Allah ọlọ́run ọba máa ń fúnyàn ní ìró dáadáa kódà búṣọ́rọ́ yìí ìró dáadáa yìí annabi sallallahu alaihi wasallam sọ pé nínú ìṣẹ́kù ìjà annabi tí ó máa bẹ lórílẹ̀ ni annabi ni lam yabqa minan nubuwwati illa al-mubashirat kò ṣẹ́kù nínú ìjà annabi àyàfi àwọn mubashirat wọ́n ni àkíní ń jẹ́ mubashirat rẹ̀ annabi wọ́n ni annabi ni arru'iya as-salihah àwọn aládáadáa

yóò sì tún sórí rẹ̀ so ọlọ́wọ́ bá ma ń ṣe so wà hadithu nafsi ìran kejì ní gẹ́gẹ́ bó ṣe wá ń bẹ hadith alákọ̀ọ́kọ́ náà ni in tó kún fẹ́ mi in tẹ́mi ń rò in tẹ́mi ń rò kó tó sùn so oríṣiríṣi so bẹ́yẹ́ lómi ń rò ń rò owó ni yóò bá máa ka pounds lójú oorun àbí wọ́n ni wa takhwifun mina shaitan isi ń bẹnu àlá tó ṣe pé ìdẹ́rùbà ní látọ̀dọ̀ shaitan wọ́n ni fa anábi wá tún wá fẹ́ kọ́ wa alékún tí ń bẹ́ ń bí riwaya ni pé anábi ni fa idha ra'a ahadukum ru'ya tu'jibuhu tó dùnnú tó bá wù ṣùgbọ́n wọn àfá ma ń gbà wá àbí annabi sallallahu alaihi wasallam náà ló sọ ní pé kíyàn mọ́ sọ fẹ́ ni tí èyàn mọ̀ pé yóò pẹ́ ganyan o èyàn lé sẹ́kan èyàn lé kọ́ntrakti kan èyàn wá rí lójú oorun pé á ah, sì jẹ́ tóun ah, wọ́n sì padà fún ó sì pè wọ́n ẹmọ́ wulẹ̀ dàmú mọ́ o gbogbo tẹ́ bá lẹ́ náà kò ní ó lè má wọ́kì èmi ti lálà pé mi wọ́n fún o so Ànábì sallallahu alaihi wasallam gbà wọ́n yẹ̀jú pé ká má fún ẹni tí ó pẹ́ gan wa ká má sọ fún ẹni tí ó pẹ́ gan wa wọ́n ní wa in ra'a shay'an yakrahu wọ́n tó bá wá rí nǹkan fala yaqussuhu ala ahadin má sọ fún kankan ṣàpá nàbì náà lóní ká sọ ti dáadáa fún yàn sọ fẹ́ni tí ó pẹ̀gàn àmọ́ bó bá ti rí nǹkan burúkú má sọ fẹ́ni kankan má gbéra rẹ sí aburú ìntà nàbì sallallahu alaihi wasallam sọ fún ọnu ànábì tó ní kó sọ ti dáadáa fún yàn náà lóní kó má sọ taburú fẹ́ni kankan má sọ anábi ni waliyakun so bákan náà láyé annabi wa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe wá nínú sahihi muslim ìpálákùnrin kan wá bá annabi sallallahu alaihi wasallam ó ní ra'aytu fi ma yara an-na'imu èmi náà rí nù kàtẹ́ni tí ń sùn máa rí òun lálánù albáriha láfẹ̀mọ́jú wọ́n ni ka anna unuqi duribat ó ní ó dàgbà pé wọ́n gé ọrùn òun báyìí ni fasaqata ra'si oní orí wọn bọ́lẹ̀ ọ̀nà ní jú yàrá rẹ̀ wọ́n ni fa atba'tuhu mo wá ń tẹ̀lé kí fa akhadhtuhu mo wá gbá orí wọn thumma a'adtuhu makanahu mo wá dá padà sáyẹ̀ rẹ̀ wọ́n ni fa qala rasulullahi sallallahu alaihi wasallam anabi wani idha la'iba shaytanu bi ahadikum fi manamihi tí ṣètọ́nù bá ti fi ìkánnú yín gbá bọ́ọ̀lù tó ti fi yín sí é lójú oorun wọ́n ni fala yuhaddith bihi an-nas kò gbọ́dọ̀ sọ fẹ́ni kankan so wọ́n ló ṣẹlẹ̀ láyé annabi sallallahu alaihi wasallam yíba annabi ni má sọ fẹ́ni kankan so apá kan ni nínú apá ìjẹ́ ànábì ọlọ́run ọba ó dà nábì ní òun ni ó sẹ́kù nínú ìjẹ́ ànábì so ọlọ́run ọba sọ pé ala inna awliya allah la khawfun alaihim wa lahum yahzanun alladhina amanu wa kanu yattaqun lahumul bushra àwọn afọ́ oní tafsiri ni bushra ń hun aládádá fi nínú àwọn tafsiri tán fún búṣọ́rọ̀ mẹ́o ní pé aládáadáa àwọn èèyàn gidi wọ́n mọ̀ lára dáadáa kódà Nabi sallallahu alaihi wasallam sọ pé tí gbẹ̀yìn ayé bá ti súnmọ́ ó fẹ́ lè ṣe pé mùmìní ó lálà kó mọ́ sẹ́kọ́ pé mùmìní tí gbẹ̀yìn ayé bá ti súnmọ́ gan ni ó a ti súnmọ́ dẹ̀dẹ̀ tó ti kù dẹ̀dẹ̀ báyìí gbogbo àlátán bá lábà yóò mọ̀ sẹ́ni ìtorí náà ibadallah anábì ti kọ́ wa o mọ́dàmọ́ rẹ̀ o ẹ̀yìn ìyá tí a bá lálà burúkú ànábì ti ní kíyàn dìde kíyàn yára ká mọ́ wádìí túnmọ̀ rẹ̀ kí pé kíníkan onímọ̀ àlá kódà ìlúmí ò tún ní ẹ tíra Ibn Sirin lákún wó fún yín irọ́ ni o wọ́n parọ́ mọ́ Ibn Sirin ni o Ibn Sirin ni ò jókòó kọ̀ túnmọ̀ àlá o tafsirul ahlam libin Sirin 700 náà náà ta sára o Ibn Sirin ò jókòó kọ tafsirul ahlam kò ní ìsinádì lọ́dọ̀ Ibn Sirin ọ̀yẹ́ so nítorí náà ibadallah bẹ́yìn wọ́n ṣe máa bá lóní èyí tó jẹ́ dáadáa èyí ó tẹ́wọ́ gbà èyí ó bẹ̀lọ́n lé lórí ẹ̀mí yóò tún ní balẹ̀ torí pé ṣètọ́nù ọ̀táyà ní ṣètọ́nù tó bá tún jẹ́ dáadáa gan gbogbo tí ó máa wá ní pé bí ò ṣe ní tọ́sí so tó bá wá jẹ́ èyí tí ó dá ẹ má lọ sílé aláláwọ̀ wọ́n fẹ́ gbé yín kò nínú islam ni wọ́n fẹ́ sọ yín dẹlẹ́bọ ni bẹ́yìn ó ṣe fi islam lẹ́rùn rọrùn so tí ó di wájú ọlọ́run bá gbogbo jíyàn rẹ̀ tí ò ní tí ò ní nan kankan ìta nabi sọ ni pé kírun ìwọ́n ń bẹnu riwaya mi annabi sallallahu alaihi wasallam sọ pé bẹ́yàn bá ti lá kéyàn tutọ́ sápó sílẹ̀ mẹ́ta ẹtún wà nábi sallallahu alaihi wasallam báyìí anábi tún sàlàyé rẹ̀ o anábi ní kíyàn tún tọ́ sápò sí lẹ́ẹ̀mẹ́ta wá chẹ́njì bó ṣe sùn tẹ́lẹ̀ bíyàn ṣe sùn pada, kíyàn yí padà so kíyàn tún tọ́ sápò sí wa ta gbogbo ti kọ́ wa tí àwọn èèyàn ò fi mú àwọn èèyàn kó nú ẹ̀sìn ọlọ́ọ̀bá sọtáwọn èèyàn ní fi gbé wọn kó nú ẹ̀sìn ọlọ́ọ̀bá pé bóyá èèyàn kẹrì tí ń banújẹ́ ní àkílóṣẹ́ òlára burúkú kan ni òun máa fà alára kan àfáhun tú àlá àlá tí ò tí ìrí tú ọlọ́wọ̀n bó tí ti síwájú rẹ̀ irọ́ ni o kódà nínú kéèyàn máa pe àpè mọ́ra ìmọ́kọ̀kọ́ ní wàláhìí kí ẹ máa pàpè mọ́ra ìmọ̀ kọ̀kọ̀ rí pé kí ẹ lóhun mọ̀ túnmọ̀ àwọn àlá òun mọ̀ pé kóhun máa pàpè mọ́ra ìmọ̀ kọ̀kọ̀ ni torí pé ẹ̀rí wo ta ló fún ọ ní ta ló sọ fún ọ pé bẹ́ẹ̀ ni àwọn méjèèjì lè lálákàǹkan náà tó ṣe pé so níta iná ìbádọ́lá ẹ jẹ́ ká fi ìlànà sílámù ká fi darí ìgbésí ẹ jẹ́ ká sẹ́rí padà lọ sọ́rọ̀ annabi wa muhammad sallallahu alaihi wasallam fún ìtọ́sọ́nà barakallahu li wa lakum fil qur'an al-karim wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayati wa dhikri al-hakim aqulu qawli hadha الحمد لله أولا وآخرا وأشكره باتنا وظاهرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا عباد الله الله سبحانه وتعالى has not left anything untouched except that he has sent the messenger of Allah Muhammad sallallahu alaihi wasallam to explain everything to us in detail so that we will not be confused and so that we will be upon clarity in Islam because how many ideologies today they are, they are founded upon false principles and false thinkings and false way of the perception of the universe And thinking about about ghaib, about the unknown in so many giving it so many interpretations. So that is why as a Muslim we have to be very careful. We have to protect our religion. We have to hold on fast to our religion. We have to be careful of anything that will corrupt our belief. So that we will meet Allah as Muslims. And will not meet Allah as someone claiming Islam but he has left Islam for a very long time. About Allah, be very careful of things that have to do with the unseen, the ghaib. إنما الغيب لله إنما الغيب لله فقل إنما الغيب لله Tell them that the unseen is for Allah alone. Part of the unseen is ar the dreams. The dreams that we see in our sleep. And the Prophet wasallam has explained this to us in more than five hadith. The Prophet wasallam explaining it to us in more than five hadith the type of dreams that we have the Prophet ﷺ said there are three the first one is a good dream and this is from Allah subhanahu wa ta'ala and this is al-bushra this is a glad tidings the second one is what a person's soul tells him what a person has been thinking of since morning what a person thought of before he slept what comes to a person's mind. So hadithun nafs. And the third one is the one that is from shaitan, to scare you and to sadden you. The Prophet ﷺ informed us that if it is of the first type, the glad tidings, then inform those that you trust and beg Allah subhanahu wa ta'ala to make it possible. And be careful so that it will not be istidraj from Allah subhanahu wa ta'ala. be cautious and make sure you are deserving of it and the second one the prophet sallallahu alaihi wasallam said you should not even bother about that Hadith hadithun nafs a person thinking of food a person dreaming about food or then, you know so many false interpretations have been given to this that if you are eating pounded yam while you are eating it means this but if you eat rice It means something else. Kullu hadha adghathu ahlam. All of these, they are false narrations. They have no evidence to support them. Innamal ghaibu lillah. The unseen is for Allah alone. So all these have to do with your personal thinking, what you thought of, what is in your mind. You should just leave, leave it. The third one is the one that comes from shaitan. The Prophet wasallam said, when you see it, stand up and pray. And do not inform anyone. Do not inform anyone of it. That is what the Prophet wasallam said. In fact, in the time of the Prophet a man came to inform the Prophet of such type of dream. The Prophet ﷺ said, Do not inform of the way shaitan plays with you in your dream. Do not inform people of that. So, our mothers, so those who are women, let us be very careful we know we are very susceptible for these type of things we are very very susceptible they will just come to us and they will tell us you know well, what's wrong with you or you yourself you feel scared or some people maybe having after having a nightmare they just see a crow a crow on the top of their roof ha so it is true so it is true hey this is my stepmom this is my stepmother A lot of things have been ascribed to stepmothers. Subhanallah al-Azim. So, Allah, let us fear Allah subhanahu wa ta'ala. Nothing can save you from whatever Allah subhanahu wa ta'ala has destined. al qadaru yudurikuk aynama kunt. The Qadar of Allah subhanahu wa ta'ala will reach you wherever you are. So your, your striving up and down will not save you. You're going to the house of soothsayers. You will only become a kafir with that. A person will only leave Islam by going to soothsayers so that they can interpret ghaib, the ghaib of Allah. قُلْ إِنَّمَا الْغَيْبُ لِلَّهِ So, Ibad Allah, let us be careful. Let us protect our religion. Let us protect our families. قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم اهديهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم أغثنا يا الله اللهم أغثنا يا الله اللهم ارزقنا يا رزاق اللهم لا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد